إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة والضلالة وأهلها في النار عباد الله دجدج gbogbo ọpẹ́ tọ́lọ́wọ́ bá ní kásọ́sọ́ ni an torí pé ọba tó tọ́ sẹ́yìn ni Ọlọ́run Ọba awá ìrànlọ́wọ́ Ọlọ́run Ọba awá àforíjì Ọlọ́run Ọba awá ìsọ́dí Ọlọ́run Ọba níbi aburú àwọn sẹ́wa àti aburú ẹ̀mí wa ẹni tọ́lọ́wọ́n bá bá tọ́ sọ́nà kò sẹ́nìkan tí ó ṣì lọ́nà èyí tọ́lọ́wọ́n bá bá sì ṣì lọ́nà wọ́n sì ń jẹ́rì pé annabuwa muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní ẹrú ọlọ́wọ́ bá sì ní pẹ̀lú ibadallah ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ń gbà wá ní mọ̀nà nínú gbogbo ẹ̀yàn mẹ́niyàn pátápátá ẹ̀páyà olúwa yín tó dáyín látara ẹ̀mí kan tó ń ṣe ádámà látara ẹ̀mí ló ti fàjáde ẹni kejì rẹ̀ tí ń ṣe Hawa ó wá tẹ̀ka lára àwọn méjèèjì àwọn ọkùnrin tó pọ̀ àtàwọn obìnrin tó pọ̀ ẹ bẹ̀rù Ọlọ́run Ọba tẹ́ fi ń bẹ̀ra yín láàrin ara yín o ẹ sì ṣokùn ẹbí dájúdájú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala alámòjútó ló tẹ bá ń ṣe lè Ọlọ́run bá yóò máa bá yín tún àwọn ṣẹ́ yín ṣe yóò sì máa foríjì yín àwọn àṣìṣe yín ẹni bá ń tẹ̀lé tọ́lọ́run ọba àti tòjíṣẹ́ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ló ti jèrè rẹ̀ tí fi ń ga jùlọ lẹ́yìn wá gbà náà èyàn rú Ọlọ́run ọba èyí tí fi ń dájú nínú

láti rí àánú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala láti rí àforíjì Ọlọ́run Ọba subhanahu wa ta'ala láti gba ìtútúbà Ọlọ́run Ọba ibadallah nígbàtí ṣaitọ́nu ti lérí ní pé àníṣẹ́ òun ó wá báwọn mẹ́ ènìyàn níwájú wọn lẹ́yìn wọn lápá ọ̀tún lápá òsì wala tajidu aktharahum shakirin in búra fọ́lọ́wọ́ bá pé à ní ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní rí wọn lẹ́ni tí ó mọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ma wá ń ba iṣẹ́ ṣètọ́nù jẹ́ pẹ̀lú nǹkan yọ kan soso náà ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tí ṣètọ́nù tó bá ti lọ síwájú tó ti lọ sẹ́yìn tó ti ṣiṣẹ́ lórí ọmọ nabi adama ó ti kó sínú wàhálà ẹsẹ̀ ní kwa ogbóhun tí ó bá filẹ̀ fi sínú rẹ̀ in tó ma nabi adama ó ṣe tí ó kà fi báṣẹ́ ṣètọ́nù jẹ́ náà ni kó túbá lọ sọ́dọ̀ ọlọ́wọ́n bá iṣẹ́ ogún ọdún ṣètọ́nù kórìíra kọmà nábi túbá ò kọmà nábi adama kò túbá ibadallá in tí ṣètọ́nù fi gbé kalẹ̀ ní ẹ́ in tí ó kọ̀dé àwọn èèyàn níbi ká máa túbá kódà ká máa kábà mọ́ bí ẹ̀sìn yẹn òun náà ni at-taswif at kí ẹ máa dìlé dáadáa gbogbo náà taswif ibadallah kí ẹ máa dìlé dáadáa in ti ṣaitọ́nù fi ń kọdí àwọn èèyàn níbi oore níbi àánú níbi tawba ọlọ́wọ́ bá nìyẹn ibadallah ramadanu mi ní bọ̀ yìí ah, ẹlòmí ti ń ṣe taswif ó ti lé lọ́dún mẹ́wàá ìtí ń dìlé rẹ̀ ó tún dọ̀tún sí ń bọ̀ mo ní gbà lífù tẹ́lẹ̀ ni kí n lè rọ́lọ́wọ́ bá jọ́sìn fún ah, ó tún dọ̀tún sí ń bọ̀ mo ní ṣe ń ṣe ìtìkáfù ní ah, ó tún dọ̀tún sí ń bọ̀ mo lè mìíràn ó tún gbìyànjú sójú ọ̀nà ọlọ́wọ́ bá ah, ó dọ̀tún sí ń bọ̀ Ibadallah ṣètọ́nù láwọn èèyàn mú lábàlá yìí gan àbẹ́ni kó tó kábàámà lórí ẹ̀ṣẹ̀ òun náà mọ̀ pé à ah, ní tó ń ṣe ò dá òun sì fẹ́ túbá àmúkà tún ọgbẹ́ ó dá ọlá jàre ọlá ọlá ọlá òun sì túbá ah, ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí ah, gbogbo tó ń ṣe tẹ́lẹ̀ lòun fìlẹ̀ Ibadallah abala kan tó tóbi láńlá tí ìtọ́nù fi ń rí ọmọ annabi Adam labala taswif ìkórójú níbi àti ṣiṣẹ́ rẹ̀ ìkórójú níbi àti túbá lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ìkórójú àti sàlápá tètè ìbádọ̀lá mélòó mélòó ọ̀pọ̀ èèyàn tó ṣe pé òun náà ń gbẹ̀ǹgbẹ́ lọ́kàn rẹ̀ pé òun fẹ́ jẹ́ ẹrú Ọlọ́run Ọba òdodo òun náà ń gbẹ̀ǹgbẹ́ pé á ah, gbogbo ìgbádùn tí téèyàn máa ń rí níbi ìjọsìn fún Ọlọ́run Ọba yìí àwọn àwọn àwọn ẹkú tó ń sun láwọn àsìkò tóhun náà mọ̀ pé òun gbárùkù tí ìjọsìn Ọlọ́run bá nìkan ṣoṣo àwọn tó fẹ́ rí ṣùgbọ́n bí ó ṣe máa postpone ẹniyẹn bí ó ṣe máa postpone ẹniyẹn kí ah, ó dọ̀lá ó tún di kíní Ibadallah lábàlá ó tún ṣẹlẹ̀ pé kí ní next month ṣẹ̀ṣẹ̀ wá rí ṣe rí two months sísìn ẹmọ́ wulẹ̀ jí ẹmọ́ ah, tí n bá fi wá sí two months sísìn ẹgbà pé nìkan sí two months tó tún pé kódà kò ní sí ọwá tó wá pé two months ẹ̀ eh, tọ́ ìgbà tọ́lọ̀ bá tún ní ó rọrùn báyìí ni abala kan tó tóbi ńláńlá tí ṣe ìtọ́nù fi ń ráwọn èèyàn mú ni teswif ìkúrò ojú níbi àwọn àti ṣiṣẹ́ rẹ̀ ibi àti túbá lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba èyí tó burú jù ìbádàlá òun ni àti túbá lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba ìbádàlá Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ń sọ fún wa bí yíò sì kábàmà nígbàtí òròjú yẹn tó bá ń ṣèyàn tó bá ń ṣèyàn tó bá ń ọmọ ìyá wa tó sáláìsí ń jẹ́ orin ìkánná àwọn jama'a wà dáadáa ẹni rẹ̀ jímà tó lọ lájọ́ ń sọ̀rọ̀ ìgbà tí ó fi di jímà kó tó di jímà kejì Allah bá subhanahu wa ta'ala ti gbẹ̀mí wọn sọ́dọ̀ ibadallah gbogbo àwọn eléyìí ó tó fún wa láti ronú ó tó fún wa láti jókòó kàpẹ̀rà wa pé èyí sallallahu alaihi wasallam anábi sallallahu alaihi wasallam kí mú tán lọ́jọ́ kan anábi wá sáré dìde anábi wá sájáde kó nù masalasi anábi sájáde kó nù masalasi wọ́n lánàbí èsì báyìí ẹ̀kọ́ kan túnú pé èyí kírun tákó kan a máa sájáde nù masalasi so anẹ́kẹ́ kò sínú wà nábi ìbátá anábi wá dé padà wọ́n ti ń retí pé anábi ah, ó sàlàyé ìdí tó fi ṣe bẹ́ẹ̀ anábi wá ní òun ní àwọn góòlù kan kátú fi wá ṣe tán fi wá san zaka fóun òun ò wá fẹ́ jẹ́ kó dọ̀lá lọ́dọ̀ òun òun fẹ́ pín fáwọn tó ní Ibadallah déyàn tí ṣe máa ń ṣe nìyẹn nípa ṣe dáadáa so bí ṣe ìtọ́nù bí ṣe ìtọ́nù ṣe máa ń ṣe nìyẹn torí pé ṣe ìtọ́nù ẹni bí ní ó mọ̀ pẹ́lò míì náà ń kábàámà tí ń ṣe rẹ̀mí ah èyí tóhun ṣe káyìn ni ó bá tún ṣe díẹ̀ báyìí ṣetán tún wá bá pẹ́ túbá lọ́la ṣe ìgbádùn ní ní wa mọ́ túbá lọ́la kọ́ túbá lọ́la jẹ́ sọkún náà tó rí báyìí òun náà ti gbà fún ṣetán ọlọ́wọ́ bá ń sọ fún wa pé wa anfiqu ẹnẹ́ o mimma razaqnakum nínú nǹkan tá pèsè fún yín min qabli an ya'tiya ahadakumul maut kíkú tó wá bá yín in tí ṣaitọ́nù fẹ́ nìyẹn kó dìlé ẹ̀ kó dìlé ẹ̀ títí tí kó fi wá báyàn in tí ṣaitọ́nù lé nìyẹn ọlọ́bá ní fayaqula rabbi laula tí wọ́n mẹ́ ní à olúwa mi kò bá ti ẹ̀ walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha ọlọ́wọ́ bó ní fẹ́ nìkankan lásìkò sí tásìkò rẹ̀ bá ti pé tásìkò yẹn bá ti pé ọlọ́wọ́ bó ní fìyàn lásìkò sí o second time ibadallah anábíwa Muhammad sallallahu alaihi wasallam ó ń gbà wá yànjú ipa pé àkókò wa ká máa lọ sí dáadáa ká túbá lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ká má dì ilé ìtúbá lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba ká má dì ilé rẹ̀ pé àánú ara ẹjí ó dalẹ́ ẹ̀yin ò gbọ́ stórí tó kéré jù nú tẹni tó ń ló ṣọ́tì jù nú pé olóhun ó túbá lọ́la kò bá jí lọ́la Ibadallah ẹ má jẹ́ kí ìmá kúrò jú bí níbi àti ṣe dáadáa kúkọ́ díwá níbi ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ẹlòmí ti kúrò jú kúrò jú kúrò jú níbi ọ̀rọ̀ ẹ̀sìn kódà ó ti débi ọ̀rọ̀ ayé níbi iṣẹ́ ọwọ́ ẹlòmí báyìí ṣètọ́nù ti torí ṣètọ́nù èèyàn bí ni ṣètọ́nù mọ̀ pé tóun bá tún rí bí kó báwọn èèyàn níbi ọ̀rọ̀ ayé náà ó lè kó bá tẹ̀sìn wọn náà ọ̀rọ̀ ayé ẹlòmí ní ọ̀rọ̀ ayé ẹlòmí ní ṣe ìtọ́nù fi ń gbá bọ́ọ̀lù tẹ́sìn rẹ̀ náà fìtò so wọ́n bá gbéṣẹ́ fún yóò ní àwọn ṣe ọ̀lá lòun ṣe ọ̀lá lòun promise ah kódà gbogbo ẹ̀mí ń pé ọ̀túnlá ni tó bá tún dọ̀túnlá tán bá tún pé yóò tún wà nǹkan mí sọ yóò mọ̀ wá prospect títí gbogbo owó tán kó fún tó kó fi ra material ní ó ti ná ìgbà tí ó padà ìyá ọdún kan kò síṣẹ́ wọ́n mọ̀ wá lé kí wọ́n yóò ma fa ọmọ sẹ́ sọ wọn pé bálájí bá ti ń bọ̀ ìsẹ̀ sọ fún kí n sáwọ gbóò so bọ́n sí ń wá wálé ní ọmọ wá wọ wáṣọ́pù gbogbo ẹ̀ mọ́ra wọn so kó tó mọ́ ẹ̀bẹ̀ ni ó padà fi yẹjọ́ pé kan wá bẹ̀bẹ̀ ibadallah in ti ìmá dìlé àtẹ̀síwìf kí yẹn ma kúrò jù bí àwọn sẹ́ dáadáa yìí tí ma ń bí nìyẹn ìmá ń sóyàn dìyàn yẹpẹrẹ ni ọlọ́run bá fẹ́ jẹ́ ká túbá sọ́dọ̀ ẹgbọ́bá nẹ́bí sallallahu alaihi wasallam ṣe júwe pé inú Ọlọ́run bá máa ń dùn tẹ́yàn bá túbá wá sọ́dọ̀ rẹ̀ ni Ànábì ni ó dà gẹ́gẹ́ bí alákùnrin ìkẹni tó wà ní asálẹ̀ tó wà ní desert rankumi rẹ̀ gbogbo nǹkan ẹni rẹ̀ orí rẹ̀ ló wà rankumi bá ó bá sálọ ó ti wá wò pé tọ́ ikú ti dé ibi títí ń wò pé tọ́ kóhun máa dóde kú ló bá kàn rí rankumi tó dé padà annabi sallallahu alaihi wasallam ní bínú Ọlọ́run bá ṣe máa ń dùn nìyẹn annabi tún wá júwe rẹ̀ débi pé ó tún wá ń sọ ẹni tó tún wá rí nàkúmí ẹ̀ tó wọ́n sọ pé ah ó ṣe wọn Ọlọ́run ìwọ ni ẹrú mẹ́mí lọ́lọ́run rẹ̀ látara bínú rẹ̀ ṣe dùn tó ó tún ó gbé e síra wọn ẹ wo bínú Ọlọ́run bá ṣe máa ń dùn tó tẹ̀yẹn bá túbá lọ sọ́dọ̀ Ọlọ́run bá nìyẹn torí táúbà ìtúbá máa ń bá sẹ́ṣẹ̀ tọ́rùn ni

èyí tí ṣètọ́n tó fi nífẹ̀ẹ́ kíyàn máa sẹ̀sẹ̀ nìyàn kíyàn máa sẹ́lọ́n ọba nìyàn àkíyàn máa sàdádálẹ̀ jù kíyàn máa sẹ̀sẹ̀ nìyàn taubá máa ń bá sẹ́ ṣètọ́n ẹwọ ẹni tí ṣètọ́n ti jẹ́ kó ń sẹ̀sẹ̀ bọ̀ láti 50 years ẹlòmí ó kàn fẹ́ kú báyìí náà ni òun túbá nu gbogbo tóun ṣe gbogbo owó òun pátápátá tóun rí látara ọ̀nà ìtọ́ kan fi ṣe sàárà wọ́n sì ṣe gbogbo ẹ̀ pátápátá ṣètọ́n wọn máa jẹ́ ká bá wọn pé ah iṣẹ́ 50 years ní tàúbà bàjẹ́ báyìí iṣẹ́ 50 years ní pé kíyàn ká túbá lọ sọ́dọ̀ Ọlọ́run bá ló bàjẹ́ báyìí Ibadallah gbogbo ìgbà tíyàn bá ti ń sẹ́lọ́wọ̀ bá jẹ́ ká túbá kéèsè pé ah, mọ́sẹ̀kú se tán náà ni ara túbá lọ sọ́dọ̀ Ọlọ́run wa ta'ala mọ́dílé ìṣẹ́ dáadáa kẹ́kẹ́ mọ́dílé ìṣẹ́ dáadáa kan dọ̀la in tó bá lè ṣe ibadallah Allah bá subhanahu wa ta'ala sọ fún wa nínú al-Qur'an Allah bá ní afa amina ahlul qura an ya'tiyahum ba'suna bayatan wa hum wa hum na'imun ah, ṣé ẹ̀mí àwọn ará ìlú balẹ̀ ni ní pé ìjìyà Ọlọ́run ọba ò lè wá àyà tí a hùn bá súnà dóhà ní pé kí jíyà ọlọ́run ọba kó wá bá wọn lọ́sàn wà hún yẹ la'abun nígbà tí wọ́n lọ tí wọ́n bọ̀ afa aminu makarallah sẹ́mi rẹ̀ balẹ̀ nínú ètì ọlọ́run ọba ni ẹ̀mí àlàyé ń bẹ́ ń bí ọ̀rọ̀ zaka kọ́lọ̀wọ́n bá kó fún wa níyànda kárìbì yànnà rẹ̀ ṣe rí ọ̀nà méjì náà ń gbà yọ zaka wọ́n lè fi góòlù yọ wọ́n lè fi sílvà wọ́n ṣe rọ́pọ̀lọpọ̀ ọgbà estimation tá a rí láwùjọ wa estimation golden, so àwọn èèyàn máa ń wò pé à ó gbọ́dọ̀ ní millions pé à kó tó lè kó sub but ẹ rí estimation silver ó dàbí èyàn bá ní 300,000 ó ti wọ zaka pẹ̀lú estimation sí wà ló ní o tí ẹ bá ní 300,000 ó wọ zaka so ṣe wá rí àwọn olùmọ́nà wọ́n wò pé èwo lè yíò mọ̀ lò ṣe ti gold lè yíò mọ̀ lò ní àbí ti silver ṣe ìṣirò ti gold lè yíò mọ̀ lò ní àbí ìṣirò ti silver in tán wọ́n apàlà sọ náà ni pé ah, ìṣirò ti silver ló dáadù kí ẹ máa lò torí pọ́lọ̀wọ̀n ò gbé zakat kalẹ̀ nítorí àwọn olówó pé kówó rẹ̀ bá fi wà protected so ó dìgbà tó bá tó dégó nítorí àwọn aláìní náà ni tí ó sàwọn aláìní láǹfàní ti sí ìwàyàn ni ó ṣe wọ́n láǹfàní jùlọ so òun ní kíyàn wò bọ̀pọ̀lọpọ̀ mọ́ láwùjọ nígbàtí yàn bá wá lọ dọ́dọ̀ Ọlọ́run ọba tó wá di pé ti sí ọ̀pọ̀lọpọ̀ ọgbà ó yẹ ká gbá àwọn nǹkan yìí dáadáa wọ́n ma ń ó yẹ kí èyàn máa di àwọn nǹkan kan mẹ́rẹ̀ pé ìgbà yìí ló tó dọ̀ràn èyàn ni kò túmọ̀ pé èyàn ò lè yọ tí ò bá dìgbà yìí èyàn lè yọ kó tó dìgbà yẹn gan so láwọn mẹ́jẹ̀mú tí ta mọ̀ pẹ̀lú pé in tó ma ń sọ zaka òun ni ó sọ dára yẹn ní but èyàn lè yọ before then kódà èyàn tún lè yọ gan tí ò bá pé ní sọ́ọ̀bù gan ní sọ́ọ̀bù ni ó kàn sọ́dọ̀ ọ̀rọ̀ yẹn ni àmọ́ tí ò bá pé ní sọ́ọ̀bù gan èyàn tún lè yọ so ó ti ó ti rin lẹ̀ sọ́pọ̀lọpọ̀ ẹlòmíì pé àzàká ah, àwọn tán ní àwọn tán gùn kìíní ni wọ́n lè máa yọ zàká tí ó sì rí bẹ́ẹ̀ sẹlòmínà wà ń dìlé dáadáa pé ohun ah, ti gbọ́n tó tọ́ pé ha ah, tàbá fòṣù wọn sífà èyàn náà lè wọ́n fúnra ẹ̀rán tí ẹ̀bá mẹ́yẹ tán ta sífà èyí tán wọn sífà so gram rẹ̀ so ní ní eye gram eye eye kọ̀ọ̀kan eye tán wọn gramu kọ̀ọ̀kan lè yẹ gramu zaka ṣùgbọ́n ọlọ́run ọbọ̀ mú ọjọ́ wátá tún fi yànnà ilé ìfún àrádá so ibadallah gbogbo àwọn nǹkan tí yàn ń dìlé rẹ̀ tí yàn sọ pé àọlá ó dọ̀lá àbíyá ṣáyá ẹjẹ́ ń sùn díẹ̀ kí n tó kí ṣáì èyàn lọ jí sínú sàárè ni ibadallah ẹ jẹ́ ká páyà

ọlọ́wọ́ bá sọ pé wallahu yuridu an yatuba alaykum ọlọ́wọ́ bá fẹ́ àti ka hadithi bínú ọlọ́wọ́ bá ṣe ma ń dùn tó bẹ́rú bá túbẹ́ fọ́lọ́wọ́ bá wa yuridu alladhina yattabi'una shahawat ọlọ́wọ́ bá fẹ́ káwọn tán tẹ̀lé fẹ́ẹ̀nú an yamilu maylan aziman kí wọ́n gúrí kún bẹ́ ní ìgúrí tó lágbára barakallahu li wa lakum fil qur'anil الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين عباد الله postponing and delaying is a door from the doors of shaitan, a trap from, it, from the traps of shaitan. And what a successful trap is, it is for shaitan. Shaitan has deceived the old that he, that he has more time, and he, had, he has deceived the young that he definitely has more time. But the reality is, no one knows when the time will be up, and Allah subhanahu wa ta'ala will take our soul. Ibad Allah. That is why we do not delay, we do not postpone good deeds. Whatever you can do tomorrow, do it today. Whatever you have in mind of goodness, I have it, I want to do so, so, so to, to the mosque. I want to do so, so, so to this particular thing. I want to assist the cause of Allah. Do not delay it. Do not be that the only thing you have in the hereafter is your regret of not doing a particular deed. Ibad Allah, Shaitan wants you to delay repentance to Allah. Ayyuhal Musawif, How you delay repentance to Allah subhanahu wa ta'ala. Do you not know that Allah subhanahu wa ta'ala love those that repent? Allah subhanahu wa ta'ala love them. And Allah subhanahu wa ta'ala wants to accept their repentance. Ayuhal Musawif, how you delay goodness. Don't you know that whatever you do, Allah subhanahu wa ta'ala will increase you in multiples of reward? Ayuhal Musawif, all you who delay goodness. Don't you know that you are only listening to shaitan and he wants you to fail? Ibad Allah, Allah subhanahu wa ta'ala will not give a soul a respite when the time is up. Allah subhanahu wa ta'ala would take the soul and there is nothing that can be done. Ibad Allah, Allah subhanahu wa ta'ala says, وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ Hasten to forgiveness. Run towards forgiveness. The forgiveness of Allah subhanahu wa ta'ala. That whoever attains it, the person has attained the greatest of, of things. مِنْ رَبِّكُمْ وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين حسن تجنة do not delay your acceptance of Islam you have heard about Islam you have seen Islam you have read about it do not delay your acceptance of Islam you never know it may be tomorrow that Allah subhanahu wa ta'ala will call your soul as it has happened to so many do not delay your acceptance of Islam udkhulu fi silmi kaffa enter into Islam totally do not delay your repentance to Allah and starting a new life of obeying Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala wants your repentance wallahu yuridu an yatuba alaykum ibad Allah Allah subhanahu wa ta'ala says that hatta idha jaa al maut until death com comes upon one of them فيقول ربي قال ربي رجعون وسي ماي my lord take me back لعلي أعمل صالحا فيما تركت so that I can, I can do goodness in what I have left behind Allah subhanahu wa ta'ala says Kalla. no way Innaha kalimatun huwa qailuha. it is only a word you are uttering Allah will not give you any respite it is only a word that you utter ومن ورائهم barzakhun ila yawmi yub'athun and for them is al-barzakh the life between the this world and the hereafter where those who do good will be rewarded and those who do bad will be punished ibad allah we should not delay because we have seen those who are old that they die we have seen those who are young that they die ibad allah do not delay any form of goodness it might be that it is that goodness that Allah subhanahu wa ta'ala will use to have mercy upon you. Do not delay any form of goodness, no matter how tiny you think it is, no matter how insignificant you think it is. Ibad Allah, do not allow shaitan to enter upon you with taswif, ayyuha al-musawif. Do not allow shaitan to affect you in your dunya, your work, your life entirely, thereby wasting your time, wasting your existence ida'atul waqti ashaddu min al-maut wasting one's time is more severe than death a person wasting his life wasting his existence is more severe than death you want to get up from watching the movie you want to get up from playing the game you, get, well, you want to get up from laziness from surfing the social media but you delay the salah you delay it till it is almost the end of its time you delay it that you, you, you do not count the Takbiratul Ihram as anything. Ibad Allah, Ibrahim ibn Adham said that whenever you see someone belittling meeting the Takbiratul Ihram, the Salah, the Salah that Allah subhanahu wa ta'ala will place as the first thing that Allah will check on the Day of Judgment. When you see someone belittling Takbiratul Ihram, wash your hands away from him. That is the statement of Ibrahim ibn Adham. Where are we in this statement, Ibad Allah? Which takbiratul ihram, meeting the takbiratul ihram, not delaying. Ayuha al with where are you in this statement? Let us fear Allah subhanahu wa ta'ala. Let us strive towards goodness. Let us break ourselves from the chains of shaitan. Shaitan wants to chain you down with delaying goodness. Look at you. Look at, look at the many things you want to do. Look at the many times you want to repent from so many things. But shaitan comes to you, tells you, are you going to repent and go back again tomorrow? You want to repent now. You see, you still have more to do tomorrow. Repent today. If you repent now, you might not meet that, the sin of tomorrow, but you have attained the forgiveness of today. Barakallahu li ya ibad al rahman Let us fear Allah subhanahu wa ta'ala. Let us think about our lives. Let us think about how much we want to regret in the hereafter because those who delay a lot in this life will have a lot to regret in the hereafter اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي مولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم أمنا في أوطاننا اللهم ول علينا خيارنا ولا تولي علينا شرارنا يا الله اللهم انصر ولاة أمورنا اللهم اهدهم إلى البر والتقوى اللهم ارزقهم بطانة صالحة يا رب العالمين اللهم أقثنا في أوطاننا يا الله اللهم أقثنا يا رب العالمين اللهم يا الله انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر إخواننا في سوريا يا رب العالمين اللهم انصر إخواننا في تركيا يا رب العالمين اللهم أعوذهم خيرا يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد